الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه لإحسان إلى يوم الدين أدوك فو الله سبحانه وتعالى أترى عليكم كاتيك فو النبي ومحمد صلى الله عليه وآله وسلم باب يتيافي برليني إن شاء الله هنا باب الآذان والإقامة babu ti ń ṣàlàyé ọ̀rọ̀ báwọlá sí ọ̀rọ̀ nípa ìrun pípé àti ìkámà gbígbé àkọ́kọ́ ni pé kí náà gbé ní al'adhanu lọ́rọ̀tán ẹni min adhana ẹsùmọ́gbàgbé alaye sheik abdullah alibassam rahimahullahu ta'ala àwọn yankan fún bulugh al-maram wani min adhana yu adhinu ta'dhinan wa adhanan fal'adhan ismul masdar al-kiyasi wa huwa lọ́rọ̀tán al-i'lam qala ta'ala وأذان من الله ورسوله أي إعلام منهما إلى الناس سوين تنكيني الأذان الأذان نمو دي لغوة هوني إكيدي إكيدي سو يدين قولون سنو القرآن وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر من سورة التوبة so ai ai ilamu ikedi lu je kitaban peyun bi pa nkedi fawun wípé ẹ máa bọ̀ wáwo ẹ wá sí oríire ẹ̀sìwá kírùn kí wọ́n ń pè ní al-adhan nínú sharia iya ilamun bidukhuli waqti sala bi alfadhin makhsusa wọn ni ká kéde wípé àsìkò wọn ti wọlé o a wà lu àwọn alfadh kọ̀ọ̀kan àwọn specific alfadh ó ti ní ipe báyìí kẹsí sí ló fi jẹ́ pé tíyàn bá ti lo àwọn alfáàdì yẹn tán èyí kí tún lo àwọn alfáàdì míì èyí ń pè mú tán kí ẹ̀tọ́ ọmọ sọfá ròyìn mọ̀kárí àlùwàlá aláàlùwàlá ẹ má sàfúra mọ̀kárí àlùwàlá kò sí tán pèbẹ̀ because kò sí mọ̀kárí àlùwàlá ní alfáàdì tí ó wá tó ti rìnlẹ̀ ìpítà ma fi pè mú sórí èyí tó ti pè mú Allahu akbar Allahu akbar tó ti sọ débi ibi ìgbẹ̀yìn yẹn kọ́ ni bá ṣe ń pè ìyẹn a láyé insha kátó àfi ti wá sí ìyá bàbá gbogbo ibi tá bá wà ká máa ṣe kíní kan ká wá kírun o ẹ wá kírun ìrun ni ó ṣe kíní kan ìrun ni ó ṣe kíní kan kò sí nǹkan gbèbẹ kí wà lọ wá sí ìbànú then kò ní ìdíkà wulẹ̀ ṣe adhan káàkiri bí a fẹ́ ogójó lẹ́yìn rẹ̀ ni tó bá fẹ́ ṣe wá sí wà àyíwá sí ọ̀tọ̀ bọ̀dá kí bí ìmọ̀nà tí fi ń dájú oún sí ni mọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí ma ṣe bẹ́ẹ̀ ni wọ́n lè túwá lẹ́ pé ẹmọ ẹkà máa pẹ̀ àwọn ìyàbó sí wùyí pé káwà kí ra ẹwà kí o èyí tó bá wùyí ní ọ̀rọ̀ ìlú ṣeríà lè túwá lẹ̀ àmọ́ tí ṣeríà ti lè dèwá kíná ń pè ní al-iqamatu shar'an wọ́n ni i'lamun bil qiyam ila salat bi dhikrin makhsus wọ́n ni pé iqama wọ́n ni pé ká pè àwọn èèyàn ìpé ya ẹ̀yà wá dìde fún ọ̀bá ẹ̀ ti dé láti ilé yín wá sínú mọ́ṣálásí àwọn ń pè yín dìde báyìí pé ya ẹwà kí nam al'adilla ala mashru'iyyatiha àkọ́kọ́ níbẹ̀ ká wo àwọn ẹ̀rí wo ló gbé kínan pẹwa ìwọn pípẹ́ àti ìkọmà ala mashru'iyyatihima wọ́n ni wa huma mashru'ani bil kitabi wa sunna wa ijma'il umma ṣẹ́rí àwọn pípẹ́ ní kásìkámà ni ẹ̀rí ń bẹ fún Kùránì ń bẹ fún sunna kódà wa idha nadaytum ila salah tẹ́ bá ti pè àwọn èèyàn wá kírun wa fiha wa fi ma rawahu muslimun nínú hadithin te in bẹnu hadithin sahih muslim wa ghayrihi min hadithi muawiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú hadithi muawiya anna nabiyya sallallahu alaihi wasallam qal ipi oji òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ wípé al mu'adhdhinuna atwalun nas a'naqan yawm al-qiyamah àwọn tí mo man pè yun àwọn ni ọrùn wọn ó gùn jù ayé wọn ó dá yàtọ̀ ní yawmal kiyama orí wọn ó yọ sókè jù àwọn yòókù lọ wọn ó sì dáǹkà àwọn tó ma ń pè wọn ni àwọn àwọn àwọn orí wọn ó yọ sókè jù àwọn lómi lọ hadithun sahih àwọn mú ọ̀rọ̀ Ibn Rushd al-Maliki wá ń bí ayé níbi ọ̀rọ̀ ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-fiqh iki wal amru bil adhan manqulun bit tawatur wal ilmu bi hasilun daruratan wa ajma'at umma ala mashru'iyyatihi kápẹ̀ òun ni a ó wá pẹ̀lú bitawatur ó wá ní àwọn ojúkọ́nà tí ò sí dáòtù rárá àwọn narrations yẹn ti pọ̀ jù débi ká bá mọ́ sí ìméjì ń parẹ̀ tó tí kódà tó bá wá pẹ̀lú narration yọ kanáà a gbọ́nà sí ìméjì ń parẹ̀ kò bá jẹ́ kí bí hadith tó wá al ahadithu ahad aidan tufidu al-ilm tufid al-ilm wa tastalzim al-amal so kí ẹ mọ́ lọ gbà tẹ́jẹ́ pẹ̀lú àkídà àbí ojú ọ̀nà àwọn asha'ira àbáwọn mutakallimun àbáwọn falasifa wípé àhàdífì tí ó bá ti gba ojú pọ̀nà tó pọ̀ wá bí kó jẹ́ mutawatir a lè lò àwọn kan láà lè lò rárá lọ́dọ̀ àwọn olùmísì ní àhàdífì mutawatir ti ń bẹ́lẹ̀ ayé méjì péré náà àwọn ahadithul ahad kí lẹ́gbẹ̀ẹ́ ahadithul ahad ahadith kí bí a sahabi kan ló gbà àbí tabi'un kan àbí àtúwà tàbí àbí bẹ̀ẹ̀bẹ̀ lọ báyìí so èyí tó kàwà ní pé tán bàbá ti rí lẹ́wọ́ idha sahha al-hadith fa huwa madhhabi idha sahha al-hadith fa huwa madhhabuna tí hadith bá ti rinlẹ̀ anẹ́bì ló sọ ó ti rinlẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú ta fi ń wò pé sọ anẹ́bì ló sọ tó bá ti rinlẹ̀ bẹ́ẹ̀ ń kọ́ wo madhhabu ni a níbi àkídà a níbi ahkam níbi ìdájọ́ níbi àdìsọ́kàn níbi ìwòwàsí gbogbo tí àdífin bá ti kó wá kódà níbi ọ̀rọ̀ yàmọ̀lì kìyàmà gbogbo láti lò a sì gbọ́dọ̀ sọ́ra fún àwọn tọ̀wá if fún àwọn ẹgbẹ́ katawa táwọn ma ń reject ahadithu nabi sallallahu alaihi wasallam bi uqulihim wallahi wa man sawra yusabrihun bi anna al-aqla huwa al ọpọlọ ni pìlẹ̀ àwọn believe pé kìí ṣe ṣẹ̀ríà láfíìn kìí ṣe ayà àbí hadith òun láfíìn fi òdodo rílẹ̀ ọpọlọ ní al'umda wa ṣẹ̀ríà wa nusus tàbí ha istinasan wa àti dọ́ọ̀dà o wára wọn àyàtò hadith akọ̀mọ̀ fi ṣe supporting ni ọpọlọ nípìnlẹ̀ àtọpọlọ kúkúrú ọpọlọ tiger bat tí ń lò ní sọ fún ọmọ ọpọlọ tí ò síṣẹ́ tí ó tẹ́lò ní òfin ibi òun ló fẹ́ mọ́ fi ní o mọ̀ fi sin lọ́wọ́ ọba láìsí ayà Kùránì àbí hadithin bẹ́ ọgbẹ̀ kí ara ọlọ́n ti yíwa ọlọ́n ni ati'u Allaha wa ati'u Rasul ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé Ànábì ni in tọ́pọlọ wà fún ní pé gbàtọ́lọ ní akíìmù ọpọlọ lágbára bẹ́ mẹ́rin lọ́pọlọwà wà má òtí ìtùn min al-ilmi illa qalila in ta fún inú mọ̀ wàláhì kìkiri báyìí náà ni wọ́n ní qala Shaykh Taqiy náà wọ́n ní hukmuhuma kí ni ìdájọ́ méjèèjì wọ́n ní faglu kifaya ọ̀rẹ́ yẹn gbogbogbò ni ní kápẹ̀rún falaysa li ahli madinatin wala qaryatin an yada'uhuma li'annahuma mina sha'a'iri dhahira kò wá tọ́ fún àwọn ará àdúgbò kan àbáwọn ará ìlú kan kan wá payẹ̀wọ̀n pẹ̀tì àbí ìmá ṣe ìkọ́mà kò tọ́wọ́ nítorí sha'a'iri nínú àwọn àmì ìdánimọ̀ mùsùlùmí ni nínú àwọn nínú táà ma ẹ pariwo kẹfọ́ dìgbọ́ pé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí ní bẹ́ẹ̀ ni nínú àwọn ṣàáyòrò ẹ̀sìn ti wá ní táàsì fi ọwọ́ kékeré mú fagdu kìfáyà ni tẹ́nìkan kí n ṣe dandan pé kí o bá wá pìlẹ̀ ọkọ̀ kan ẹnìkan náà ni ó pè mú tẹ́nìkan bá tó ti ṣe kọ́mà ó ti tó fún àwa yòókù wọn mọ́rọ̀ tẹ̀kí yùdín wà wọ́n ni huma fardọ́ kìfáyà wa kathirun min al-ulama yutliku sunnata ala ma yuthabu alayhi shar'an wa ya'aqabu tarikuhu shar'an fan-niza'u idhan lafdhi so nǹkan kan náà ni wọ́n ní wa fardul kifaya ó ní ma yalzamu jami'al muslimina iqamatuhu wa idha qama bihi man yakfi saqatatil fardiyya ani jami' wa illa athimu in tan pè ní fardul kifaya ni tó ṣe pé tàbá ti ráwọ̀ kan náà musulmi tí wọ́n ti ṣe ó ti survive fún gbogbo àwa yòókù lókè ìgbà tí àwọn tán sí òun bá ti tó bá ti survive tó bá ti wà sufficient mathalan ká pè tẹ́nìkan bá ti pè yẹ́kì

fàndù àìní òun làwọn tó ṣe pé lọ́lọ́dán ní ó kírun ní ọgbàwẹ̀ ní dandan ní lórí ìwọ specifically so but in tí ó jẹ benefit gbogbo mùsùlùmí kódà náà fàbí sọ pé àwọn ìmọ̀ ayé kan wà tó ṣe pé fàgbù kìfàyà náà ni pé agbọ́dọ̀ láwọn mùsùlùmí tí wọ́n mà agbọ́dọ̀ ní ṣe bá technologies lè tó ṣe pé wọ́n padà máa fi jẹ gàbáléwà lórí létà àfi ká láwọn kanú àwọn mùsùlùmí tí wọ́n ṣe kí ni tí wọ́n stọ́dí rẹ̀ táwọn ló ní tí wọ́n jẹ onímọ̀ ìjìnlẹ̀ nípa rẹ̀ tí wọ́n jókòó tí tí wọ́n máa débi tí a máa máa dé ṣe ibá yàgbé tàbá ti wá ní enough number kódà ló jẹ́ pé gbogbo àwọn nǹkan táwọn kò fàárì tàbá ní tàbá mẹ́fí dẹ́gbà Islam agbùdọ̀ nínú àwọn mùsùlùmí táwọn ní mọ̀ prepare rẹ̀ kalẹ̀ against àwọn kèfèrí gbogbo àwọn eléyìí fardu àìní kára wọn ah, ah, tí ó mọ̀ sí fardu kifaya afwan fardu kifaya kára wọn tí ó mọ̀ sí so that gbogbo ní lẹ́sẹ̀ ṣùgbọ́n bá lè fílẹ̀ ẹlẹ́sẹ̀ ni wáwó gbogbo wa fílẹ̀ pé ẹwọ́ kẹ́nìkan lọ sí kẹ́nì agbùdó rẹni tí ó se ni wà ilá ẹlẹ́sẹ̀ ni wá káwà fi òkúlẹ̀ kámọ̀rẹ̀ anybody tí ó tẹ̀lọ síbi janaza tí ó tẹ̀lọ sí makbara káwà ni afẹ́ ìní ẹ̀lọ ẹ̀yìn rámà ti síra wa lọ láti lọ yẹjú fardu yẹn náà wọ́n ni wal adhan jami'un li akidati al-iman tẹbọn kí wá wo ya adhan ìrun kíkẹ́ ó kó gbogbo àwọn akídà tó yẹka níbi imani sínú fa awwaluhu ithbatu thati wal ijlal wa ta'zimu lillahi ta'ala àkọ́kọ́ ni a fi ń rinlẹ̀ wíwà Ọlọ́hun Ọba gbígbẹ̀gbẹ̀ Ọlọ́hun Ọba àti títóbi Ọlọ́hun Ọba a ni Allahu akbar Allahu akbar ìbá yà bí thumma ithbatu al-wahdaniyyati lahu lẹ́yìn gbáyẹn a wà fi ìjọkan soso rí lẹ́fọ́lọ́ba ashhadu an la ilaha illallah wa nafyu diddiha min ash-shirk a adẹ́yìn sọ pé kò sí ogun kankan pẹ̀lú Ọlọ́run Ọba muhammadin sallallahu alaihi wasallam lẹ́yìn gbáyẹn ìjọ́jíṣẹ́ muhammad láti anna muhammadan rasulullah ثم دعوة إلى الصلاة التي هي عمود الدين عمود الإسلام لا يبقى أواكي حي على الصلاة أواكي ليتنسي وكويس الإسلام ثم دعوة إلى الفلاح أواكي ويلوسي بيوريري الذي هي الفوز والبقاء في النعيم المقيم ليتنسي إنك كي يسوريري كي يسوى لوري بادو تيو كنتان irú ìgbádùn yìí àti irú oríire iná ń pè àwọn ìyàsílẹ̀ ní tí wọ́n dáhùn ilé bọ́ọ̀lù lọ́lù mẹ́wàá tán ti ń pè hayya ala salah hayya ala al-falah tó bá wo bọ́ọ̀lù tán tí yàwó rẹ̀ bá lùkú ń bẹ́ ń pè tí fowó jẹ́lẹ̀ lè ah Nàìjíríà yóò dá o nígbà tí wọ́n ń pè ọkọ̀ wá sórí ilé bọ́ọ̀lù wà oníkálùkù ń sá fún Ọlọ́run Ọba ilé Ọlọ́run Ọba ń jó wa lára ń ni wa lára ẹlòmí ò lè lo 5-10 minutes nínú ilé Ọlọ́run yóò máa sá lọ́nà kódẹ̀ lómi tẹbákí à ah, sí wọ́n lé àfàyí sí náà jó wọ́n lé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni bẹ́ẹ̀ ni ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ọkàn yá bá ti dí táà bá sì fẹ́ kí ọlọ́wọ́ bá kó dá sọ́rọ̀ wa mọ́ nínú àwọn tọ́rọ ọmọ ń sọ títí ma ń yà mí lẹ́nu jù àwàtàjọ ń gbénú ìlú yìí àwa là ń sá fọ́lọ̀hun àwa là fẹ́ kọ́lọ̀ bá bá dá sọ́rọ̀ ayé wa mọ́ ọ̀rọ̀ bá ṣe

àfi ká sẹ́rì padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tàbá ń pè lọ sí bí oríire ká mọ̀ nípa oríire ẹ̀ ìjí ká kẹ́kọ̀ọ́ nípa ìsìn islam yìí wallahi tàbá nímọ̀ nípa islam tàbá kadà gbọ́ islam yìí ọ̀pọ̀lọpọ̀ ah a mọ̀ pé a ti miss tó pọ̀ sẹ́yìn tàbá kadà má hakíkọ́tù islam wa hakíkọ́tù sunnati muhammadin sallallahu alaihi wasallam tó sì má hakíkọ́ pàápàá ojú ọ̀nà àwọn sọ̀hábà pé tẹ́ bá ń sọ ah, mo ti miss tó pọ̀ sẹ́yìn àsí oríire ń bẹ nígi mú wa báyìí lóríire ń bẹ a sì ń sá fún láti jọ yìí but kò sígbà tí ma ń létí láti padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala in tó wà ń bí ọlọ́ tó ma lám yóò gẹ́rẹ̀ mara lókìngbà tí ẹ̀dá ò báyìí tí ìdé pọ́ntì kó ti ń pọ̀ kàkà kú o tí ó ń wò ìsì tí ìyọ níbi títí ma ń wọ̀ òun padà yọ lọ́wọ́ sàlẹ̀ mẹ́ òun títí wọ̀ yóò yọ mẹ́ bẹ́ẹ̀ ni yóò sì wọ̀ mí kò sáforíjì ma kò sí tán pè láforíjì ma ìjọ tó wọ́n bá ti yọ níbi títí wọ́n kò sí tán pẹ̀lá fún gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tó bá ti wà lẹ́nu kú ó ti pá ah, malakul mọ́tù ti wá dé wá ní àà ah, ọlọ́foríjì mi ọlọ́run ìforíjì yẹn mọ́mẹ́ nígbà tó sì wà ní kọ́ìdùl haya òun sì ló ń sẹ̀mí ló ń lọ ló ń bọ̀ yìí òun gbọ́ lójoojúmọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹni mọ̀ nípa ìsìn ọlọ́run ẹ má ṣàbùsí mọ́ ẹ̀sìn báyìí ẹkírùn ẹgbàwẹ́ ẹmọ́sẹ̀bọ̀ ẹṣẹ́ tawhid ẹ̀sìn ọlọ́ọ̀bá lọ́kàn ṣoṣo níbi ìjọsìn ni súnnà ní ẹ̀tẹ̀lé mọ́sí zina májálé gbogbo ló ń gbọ́ lójoojúmọ́ ó ń wọ etí ọ̀tún ń bá tó sì jáde ẹ̀ ìgbà tó bá déwájú ọlọ́mọba ó mọ̀ pàápàá tí wọ́n ń àti kama in sínú ẹnufà wọ̀nyẹ́ jìbù ẹwà mọ́ owó àwọn àwọn kan wà táwọn bá pè wọn àwọn tó wá fà wọn kan mẹ́sì bí àwọn ṣíyà àwọn Rawafid táwọn kan fagídí pè wá ká máa bá wọn sí léèdè táwọn kan fẹ́ fagídí wẹ́kẹ́ àwọn ṣíyà àwọn ni a wà lò láti fi bá wọn kìfì jagun láti wá win kalla ọlọ́run ìkín sọ̀pọ̀ ti rú wọn gan yíṣù wà wọ́n pè wọ́n bẹ́ Islam ní àpẹ̀wọ̀n wọn ò gbá hadithin sahihu kankan wọlé tíra kan tí ò ní ìsinádò rádàrádà kan ìsinádò rádàrádà alkafi wọn lọ sahihu Muslim ìláyà àtàmẹ́dúnà lóbi rí bọ́ ṣe ń kírun ó yàtọ̀ gédégbé báwà mùsùlùmí ṣe ń kírun láwọn ṣíyà bọ́ ṣe ń kírun ó yàtọ̀ gédégbé sí báwà mùsùlùmí ṣe máa ń kírun ṣíyà ò lè ní òkúta àwọn ṣíyà ibi tí wọ́n pa alẹ́hùsẹ́yìn àwọn náà pàwọ́ ibi tán pa alẹ́hùsẹ́yìn sí lẹ́yìngbà tí wọ́n dalẹ̀ hùsẹ́yìn bí ìtànsí gbé wá ìtàtọ́ lálàáfíà yàtọ̀ sáwọn ìtàn àgbélẹ̀ rọ wọ́n tan hùsẹ́yìn wá wọ́n sì pa hùsẹ́yìn iyẹ̀pẹ̀bẹ̀ wọ́n believe pé iyẹ̀pẹ̀bẹ̀ ló má iyẹ̀pẹ̀bẹ̀ tó bá forí kalẹ̀ lórí ìrun o iyẹ̀pẹ̀ Kàrbàlá nìkan lórí forí kan tó bá rí ṣíyà tí ó bá kírun yóò yọ òkúta kàjáde yóò gbèsíwájú onímọ̀ forí kan ìdí ni pé gbogbo iyẹ̀pẹ̀ tó kù tó wà láyé ẹgbẹ́ ní ìdọ̀tí ni àfi iyẹ̀pẹ̀ Karbala hadith anabi sì ti wá ju'ila liyal ardu masjidan wa tahura fa ayyuma rajulin adrakatuhu as-salah falyusalliha wọ́n ti ṣe gbogbo lẹ́lẹ̀ níbi tó má lè kí o mọ́sálásí ni àwọn àyè tí ó mọ́ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́báhùn wà ilá gbogbo everywhere ló ti lé kírun mùsùlùmí ti má dẹ́nu èyí wà ní kírun yíwà ní pé yìí níbi títí kírun àwọn tó ní bìlífì pé àwọn àìmọ̀ wọn yà àlàmúnà lọ́kọ̀ yìí wọ́n nímọ̀ nípa kọ̀kọ̀ àwọn àìmọ̀ wọn yàtà sọ̀mọ̀rọ̀ fún ẹ̀fẹ̀ lẹ́kàwù àwọn ni wọ́n darí ayé wọ́n ní àkídà olóhíyà fún Àlì wọ́n gbà pé Àlì Ọlọ́run ni àwọn àìmọ̀ wọn méjèèjìlá 12 lẹ́fẹ́pin 12 as imam wọ́n dẹ̀ tún láwọn ẹgbẹ́ tó pọ̀ so in reality bàtìníyà ni wọ́n kọ̀rọ́mítọ̀ ni wọ́n ismailiyya ni wọ́n ọ̀bẹ̀idiyya fatimiyya wà máa kánú minal muslimin wọ́n sínú àwọn musulmi láyé láyé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn láti bẹ̀rẹ̀ sẹsẹ wọn orí ẹbọ ni wọ́n wà ìtàn díẹ̀ kíkà yóò jẹ́ kí lè yí kílẹ̀ sí sáwọn ṣíyà tó sì pé yìlànúnà ashaba muhammadin sallallahu alaihi wasallam ilé ti tó láti rí láti jí rírọ̀ tí bẹ lára musulmi that ipé àwọn sọ̀hábà ti wá yìlànúnàhùn ìkanwọ̀ ìkan bẹ ó ní channel lórí facebook ó kọ channel ní abubakar azindik ó kọ channel rẹ̀ náà abubakar azindik ojoojúmọ́ ní ma ń wọ ìpè fún abubakar tó bá fẹ́ gba islam lọ́dọ̀ wọn ó kọ́kọ́ sọ pé ó ní ashhadu an la ilaha illallah wa anna aliyan waliyullah wa allahumma la'an abubakar wa umar allahumma la'an aisha wa hafsa ó ṣe pẹ̀lú abubakar àti umar àwọn sí àgbà wípé ìyàwó aisha o alágbèrè onízìnà ni kódà anábì sábò sí tó kó jẹ́yàwó rẹ̀ anábì wà lẹ́kùpá wọ́n bí ní pẹ́ tí máa dí àwọn bá dé yóò wà lọ wú sàárì ìyàwó Àìṣà yóò jíjáde wọ́n wà lẹ́kọ̀ọ́ pa yóò wà kú wọ́n ìṣẹ̀ tó wá sàmàdà láti àkídà tó ṣíyà léètẹ́ inú rẹ̀ tí pé àwọn ọlọ́wọ́ fẹ̀rẹ̀ sí lọ́wọ́ àwọn ṣíyà wallahi wọ́n gbé ọmọ ìyá wa níwá laysu min ikhwanina humul adu ìwọ katani o kanti nusayir nusayiru shirk wal kufr wal ilhad atusi to se ni ìwọ ká ní o mọ́ tó ṣe tó fojú àwọn musulmi rí kíyàn lọ ka ìtàwọn ṣíyà àfáàkàkọ̀ tí kàkà pẹ́ ní khiyanatu ṣíyà àwọn khiyanat àwọn betrayal báwọn ṣíyà ṣe betray Islam láti lẹ̀ tó fi dèní tàwà yìí kódà tó fi máa recent times recent times ó sì mọ́ kàwọn àwọn khiyanatu wa khiyanatu wa khiyanatu wa ṣe Abu Lu'lu al-Majusi tó gún mọ́ lórí wọn dèní wọ́n sì sàárè rẹ̀ ní Iran sàárè rẹ̀ bẹni rẹ̀ kódà wọ́n sọ ọdúnjọ́ tó pa Umar inú wọn máa ń dùn bí wọ́n sì ọdúnjọ́ tó pa Umar kéèyàn máa sọ tó pa Umar wa Umar Umar tí wọ́n mùsùlùmí ló fẹ́rẹ̀ káà ah, ẹgbọ́ Umaru ṣe báwọn ṣe wá rí Umaru wọ́n ṣe rí bóò lásọ wá jẹ́ kankan àwọn tí wọ́n ń ṣépè láwọn sàhábíà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bóò lásọ wá jẹ́ kankan àmọ́ táwọn èèyàn bá ti wá ń lo ọpọlọ wa tán fi emotion sí rí ah kìnnìkan kìnnìkan ìgbà wo a wà pẹ̀lú yín o wọ́n wà pẹ̀lú yín wọ́n ti rán sẹ́nu okú wọ́n sì ń sá sẹ́yìn ẹ̀sìn náà wà pẹ̀lú yín bọ́n se máa ń se nu bí nùsẹ́yòrò shield àtúsì bó se se nu tó fi sọ̀rẹ́ndà Baghdad fún holaku àtàwọn Tatar Mongol wallahi wọ́n wọnú Mongol wọ́n sì pa gbogbo mùsùlùmí tí ń míjọ látara kíni nùsẹ́yòrò shield àtúsì àti alwazir ibn al-alqami gbogbo akílì ní bẹ̀rún tafá o kan táwọn ní ìṣàn fatimiyya tí wọ́n ṣe ní egypt ìgbà tọwọ́ egypt nígbà tí wọ́n dá mọ́lìdì kalẹ̀ gbogbo kí ni satarahu at-tarikh wa at-tarikh la yarham gbogbo ẹni tán ti kọ kalẹ̀ ìtẹ́ṣẹ́ ń sáànú yẹ gbogbo tí wọ́n náà ṣe lè ní ìtàn kọ́ ìtọ̀ láàánú tó bẹ́ẹ̀ yóò ti kọ gbogbo ẹ̀kalẹ̀ pé gbogbo ìgbà òsì ní kọ́lá kò sí fídíò kò sí rẹ́kọ́díò tó ń ti bẹ́ ìtàn kọ gbogbo àwọn abúrútàwò yẹ́ ṣe fún Islam gbogbo bí islam ṣe padà wá borí wọn at the end of the day islam ni mọ́ padà borí wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun wa ni wọ́n borí gbogbo bí islam ṣe padà wá borí wọn gbogbo àwọn ète ète ọgbọ́n ọgbọ́n tí wọ́n dá bí islam ṣe padà fọ́ wọn mọ́lẹ̀ gbogbo ènìtàn kọ bọ́ ṣe islam tó tún wọn fọ́ wọ́n tún dìde islam tó tún wọn fọ́ bí ó ṣe máa ṣẹlẹ̀ ní ẹdíyàmọ̀ ìkìyàmọ̀ títí tí ó fi kọ àwọn so àwọn ìdí ń kọ́ òkun ìkínsọmọ yàwó àwọn tó ń pè yusuf rehun wọ́n sọ rọ́hà wípé alhadafu wọ̀rọ̀ ìsíyùl kẹbíir lọ́dọ̀ tàwọn Makka wa Madina in tó jẹ́ hadafu lọ́dọ̀ tàwọn in táwọn fẹ́ wó Makka àti Madina la fẹ́ wó wọ́n kàn tàn ọ́ wọ́n kàn parọ́ fún ọ̀pẹ̀ láwọn kìnnì kan àwọn ará Makka àti Madina alhadafu bóò ni èmi tí wọ́n jẹ́ mùsùlùmí ó wá gbà fún àwọn ẹ̀bẹ́ so nahnu ma'a wulati umuri al-muslimin fi mujahadati ha'ula'i kafara àwọn wá pẹ̀lú àwọn olórí musulmi ní la nasubbuhum bal nad'u lahum àwọn sàhábí ànẹ́bì sí ní bẹ́ẹ̀ ni bàbá wa ní wọ́n pa tí bàbá ìwà láwọn sàhábí bàbá wa ní wọ́n o lè mọ bú sàhábí ànẹ́bì o lè mọ bú Abu Hurairah kó mọ bú Muawiya kó mọ kàfàrà Amr bin al-As kó mọ kàfàrà Muawiya kó mọ pé Abubakar ní munafiki kó mọ pé Umar ní zindiq kó mọ pé àwọn sọ̀hábà yìí because àwọn gangan ní òpó tó gbé ẹsẹ̀ ró imagine káwọn sọ̀hábà tábá ti bá trustworthiness àwọn sọ̀hábà jẹ́ ẹ̀sìn wọ́n là ń ṣe èwo nú àwọn nísìn ẹka fáwọn gbogbo àwọn sọ̀hábà kò sí ètò jẹ́ mùsùlùmí náà sọ̀hábà fi méjì sí mẹ́wàá ṣé gbogbo ẹ̀sìn táwa ń ṣe lẹ́nu báyìí bóò láti fẹ́ bá nẹ́bí ṣe ṣẹ̀ṣẹ̀ ọlọ́run sì jóyí wánú Qur'an as al-awwalun min al-muhajirin wal ansar wal ladhina taba'uhum bi radiyallahu anhum bóò ni ó sì mọ́ sí pẹ̀fẹ́ tó sì pé radiyallahu anhum ọlọ́run láwọn sàábí ànẹ́bì muhajirun àti ansar ọlọ́run lóòrùn yọ́nú sí wọn ẹnìkan délé ní ọlọ́run yọ́nú sí wọn ṣáàdà ìwádìí díẹ̀ tí rà díẹ̀ ló kẹ́kàfà kódà tí translation tó wà sí English tó fi mọ̀ nípa agbúrú àwọn ṣíyà tí ẹ̀ṣẹ́ tó le kódà tí gbogbo àmọ̀ tẹ́lẹ̀ ni sì bá ìnàmọ̀ ṣe mútà sọmọ́tàbí mútà kẹ́ẹ̀mọ̀ fẹ́ obìnrin ẹlẹ́ fẹ́ ráyí fún 5 minutes ẹ̀tù fi ráyí lẹ́ ọ̀tún fẹ́mi 5 minutes ó ti fi lẹ́ bẹ́ẹ̀ sí mọ́ sí káàkiri ní àwọn ìṣẹ́dẹ̀ ní nínú àwọn òpó ẹ̀sìn wọn ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwa náà mọ́ àwọn fagidi ń wọn wọnú àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí ayé tẹ́yẹ ló mọ̀ tẹ́lẹ̀ pé ṣíyá ọ̀tọ̀ ni wọn àwọn mùsùlùmí ọ̀tọ̀ ni wà àwọn fagidi torí àwọn political agendas àwọn fagidi ń wọn wọnú àwọn mùsùlùmí àwọn fagidi promote wọn àwọn fagidi protect wọn láwọn àgbà tó ti kọjá tí kan nínú àwọn lórí àwọn ṣíyà bá kú inú àwọn mùsùlùmí mọ̀ dùn ní pé ìkanú àwọn ọ̀tá ọlọ́run ti lọ àwọn èrí sì pọ̀ bá mú ipé táwọn ọ̀tá ọlọ́run tí wọ́n báyé jẹ́ tán bá lọ inú yẹn ó dùn nígbà ah, ọlọ́run tó ṣeun ọlọ́run tó mọ́kàn lẹ́nu wọn al'an ó di pàmpọ̀ mú ti wọn ah agbà pẹ̀lú àwọn iran níbi kí ní báyìí subhanallah alhamdu subhanallah aina akidatul wala'i wal bara gbogbo 8 thread ta wá ní kòwájú fáwọn mùsùlùmí lọ mọ́ saudi náà ni ish hada Ah, kódà ó yẹ kí ẹmọ wòrán yẹn pé ah kim a eh, tí èyí eh, kọ́lọ̀ mọ́ sàánù nífà bóòlù sí jẹ́ pàwọn tán sípè láwọn sàábí ànábì èmi ò ti hẹ́tì wọn mọ́ tèmi àwọn tó kù tèmi hẹ́tì báyìí àwọn tán pò mú ti tàwídì ni tó ń ta mistake tó wà lọ́wọ́ wọn kò sẹ́mọ̀ tí ò ní mistake bóòlù wá sí pé àwọn tèmi sáà mọ́ ní problem pẹ̀lú tèmi làwọn ilé why ó yẹ kí n mọ question ara mi kí n mọ question àkídà mi gẹ́gẹ́ kí n mọ question ìsìlámù mi pé kí ní ń ṣe mí àwọn tán ń ṣépèlé ìyàwó Aisha so ma Aisha yá wa mọ̀ nífà Aisha tágbàgbé kéfèrí ọlọ́run ni onízìnà alágbèrè ni ànábì gan ni alábòsí ni kódà ànábì jù pé kùránì ti mẹ́lọ wáyé kùránì ẹ̀rọ ni kùránì ẹ̀gan àkọ́kọ́ ni pé Jibril ṣe mistake ọ̀dọ̀ àlílú ẹkọ́ mọ́ wá ó wá ṣe mistake fún didi 23 years wọ́n mọ́ sọ́dọ̀ ànábì mọ́ ọlọ́wọ̀ tó wá rẹ̀ ti sọ fún gbà Jibril ibọ̀dọ̀ mú kùránì yìí lọ kọ́nà ah, eh, ah, ah, ṣé ọ̀dọ̀ àníkọ́mọdé ọmọ lọ ni believe wọn ni wọ́n believe kẹlẹ́yìn ìgbà tánàbí tó tán Jibril padà wá correct ààrẹ wá mú kòránì ní wa times 8 kòránì tó wà lọ́wọ́ lẹ́nu ni kòránì tó mọ́ adi akidatun lọ́wọ́ alkafi tí ká tẹ́bẹ̀ alkafi lọ́wọ́ ó mọ̀rú gbàwọn àkọ́ ìdí bẹ̀ àwọn àkọ́ ìdí ó yànú ẹnu yóò sì fàyà àwọn tó believe pé tí mádì àmàdé yóò pa gbogbo àwọn wàhábíyàtul anjas àwọn lẹ́rìfàsí àwọn onísúnná gbogbo everybody yóò pa yín kalẹ̀ yóò wọ Mẹ́kà àti Mẹ́dínà yóò desecrate everything yóò lower yóò level gbogbo kaaba àti everywhere yóò wá replace àwọn òfin pẹ̀lú àwọn òfin mi akidatuhum fil mahdi al-muntadhar wọ́n tún ní àkídà nípa wọ́n ní kíyàn rẹ̀bẹ̀rẹ̀ wilayatul faqih nínú àkọ́ ìdí wọn ni ló fi jẹ́ pé ṣe táwọ bá wú a particular organization tó tako Islam kódà kò nídìí pé àwátúmọ̀ rẹ̀ government lọ́wọ́ in what manner gọ́ọ̀mẹ̀tì ọkọ̀ bàbá wọn jà pẹ̀lú wẹ́pọ̀ ni àwọ́ wú àkídà àwọn jáde ti wà ní gbogbo tí mo sọ́rọ̀ wípọ̀ wà àkídà gbogbo tí mo sọ yìí tí bá tàbí àwọn bukọ́rọ̀ làfẹ́ sọ̀rọ̀ báyìí ẹ̀ gbogbo pé gọ́ọ̀mẹ̀tì ẹ̀mọ́ bá wọn jà lókè tí pẹ̀lú ìbọn àwọ́ mọ̀ wú àkídà àwọn jáde fún yìí àkídà khawariji ni o àkídà boko haram ni o àkídà isis ni o àkídà jabhatu nusra ni o àkídà kinikan ni o àkídà àwọn amasi ni o àkídà kinikan ni o gbogbo lámọ̀ jáde gbogbo ẹgbẹ́ ilé hezbo shaitan ilé kìníkà kìníkà gbogbo lábàbá yín jáde àwọ́wà help in such a way that àwọn èèyàn ní wọnú àkídà ìmá because a ti bá àkídà yẹn gẹ́jẹ́ fáwọn ipa àkídà yóò dá wọ́n àwò kí ẹ̀mọ́ sí pẹ̀lú sàábí sákídà tó dárí ló fi jẹ́ pé àwọn tó wà lórí sunna nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam they been very very helpful fún àwùjọ gbogbo tamati wà láwùjọ lọ́wọ́ àwọn tó wà ní west náà wọ́n ti wà helpful fún àwùjọ dé pé àwọn ará àwùjọ gẹ́rí pé àwọn ilé ìwọ̀n wà helpful fún wa in what manner o so sọ̀rọ̀ terrorism lẹ́gbẹ̀ẹ́ mi kó bọ́wù o lè plan terrorism lẹ́gbẹ̀ẹ́ mi àbí kó sọ̀rọ̀ pé suicide bomb lọ́dọ̀ tèmi kó bọ́wù àbí kó sọ̀rọ̀ nípa ká tako ìjọba ká protest ká rebel o lè bọ́ lọ́dọ̀ tèmi o àjọwọ̀ mọ́ra lọ́wọ́ ni o ó sì mọ́ rebel against government rebel fọ́kẹ́ ni ó dà lógún ní ilé ìlàkídà tiwa because táwùjọ ò bá lálàáfíà tí ò bá létò tí ó bá tó pẹ́ gbogbo ìta ń jòkúta ń gbọ́ wà sí àwùjọ lálàáfíà ni kódà wà sí gan ò ní lọmọ lórílẹ̀ táwùjọ bá dáwù tó dùpá ń lẹ bọ́m̀bù mọ́ra wa à ń ju nǹkan mọ́ra wa but àwọ́ sí wà sí ètí ń jòdòdò fáwọn èèyàn pé nǹkan báyìí alìkìyàmà ló jẹ́ kí wà sí dáwà ń ṣe kò sẹ́mọ̀ tí wà gbádà sí ọlọ́run pé ni <laughs> ìtànà wà sí lánàá pé kó lè bá gbọ́ òdodo yamal kiyama adúwájú ọlọ́run èyí tó ń ṣe tó bá ṣe iná lọ́lọ́run pé o elé tó ń ṣe tó bá kú lórí ànẹ́bì níná ni o adúwájú ọlọ́run yìí sì ṣe wá sí rebellion ká mọ́ pèpè lọ síbi àwọn agbóhù láwọn tí ó mọ dàwùjọ tí ó mọ dẹ omi àlàáfíà lú tó ti tòrù tí ó mọ dàrú hádà wàláhì kẹdì ẹ sì jẹ́ ká wúra wàlá ṣe èyẹ ma ń wúra yẹn èyẹ ma ń leave many things sentiment apart hatred apart many things apart kí ẹ wá wúra yẹn pé lórí tí mo wà lórí ẹ̀ sí ti bá pàdé ọlọ́run báyìí sí ìyọnu ọlọ́run bá tó possible fún mi sí pẹ̀lú tí mo bí mo ṣe ń ṣe ẹ̀sìn yí tèmi tí bá pàdé ọlọ́run bá bẹ́ẹ̀ ìjẹ́ ń pàdé ọlọ́run bá dáadáa kún ní kálùkù wá rẹ̀ wàláhì ìwọ tó ń ṣe sàárè ni ìwọ tó ń ṣe jálàbí ni

ìmọ̀ ọgbọ́n òye wárọrùn orí pípé òun náà fi dúó láwọn ibi tí wọ́n dúó sí ẹ̀pá ah, àwọn tán ní amọ́tàkù jọba wọn mọ́tán sọ ah, ànábì ti gbé wá amọ́tàkù hmm, ẹjá dúbẹ̀ lóòtọ́ tó bá sì ní kò wúdáadáa ló jẹ́ kí man hajj salaf ahkam wa a'lam wa aswab gbogbo nǹkan wa a'lam so ẹdẹ́kun ẹjẹ́ ká note àwọn point yẹn so ibi ni a ti dájú fún tèmi insha Allah so um, tó bá ti di ọ̀la insha Allah akan wo aha wọ́n ní hukmu istibdalil adhan bilistiwanat so inṣáàlá a mójútó ibẹ̀yẹ inṣáàlá abáṣì ní maka gan tí ó bá ti ní bukata abọ̀sí bí àwọn ahadith lẹ́ẹ̀kọ̀kan abẹ́sí mamá ahadith rán ló fi pé tán kan bí na hadith ni hadith anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam èyí tó bá ní ìṣù asọ̀pọ̀ eléyìí ọ̀rọ̀ wà ń bẹ èyí tó bá wá authentic eléwà authentic orin lẹ́dọ́dọ̀ anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam a sì mú dájọ́ bẹ́ẹ̀ kìí ṣe pọ́ gbówó àbí ká mọ̀ wípé múrù múrù ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam an bi allah subhanahu wa ta'ala